in tọba dada bá sí kí ni o tọba lè wà kún bẹ salawatu rabbihi wasalamu alayhi anábi sallallahu alaihi wasallam ó nífẹ́ wa púpọ̀ ó sì ń jí a máa ma wípé in ti ń bẹ níwájú ọ̀pọ̀ títítítí a fi ẹsẹ̀rù kan ka alìjẹ́nà kọ́lọ̀ ọjọ́ jáde kó jí orí bẹ́ dára ti ń wa mamatun ìpapòdà tó ń kalùkú ọmọ bí ó sì papòdà thumma qabrun sàárè onú tó tẹ̀lé tó ń kalùkú ọmọ tó jù wọn kan bẹ́ kọ́lọ̀ jù wọn kan dáadáa ń bẹ́ yóò wà wá ń bẹ̀ kẹrin gbáre títí tí ó fi di kú mú ẹwà gba ìdájọ́ níjọ́gbìn alìkíyàmà níbo man adlaj balagha al-manzil ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله الجنة من خاف ẹn bá ń bẹ̀rù dúkìá tó kó lọ manhof ẹn tẹ́mì rẹ̀ bá ní túnmà sí tí ó fẹ́ jẹ́ ká burú ọ̀sẹ̀lẹ̀ sún lójú ọ̀nà ìrìn àjò rẹ̀ adilaj yóò wà tètè kò mẹ́rin àjò rẹ̀ pẹ̀lú bẹ̀rì òru adilaj yóò tètè kò mẹ́ ìrìn àjò rẹ̀ pẹ̀lú kọ́mọ̀sinmi

ẹn bá ń bẹ̀rù lè yóò rí pò ń fi ìrìn òun kúrin hàn wà mẹ́ni adilaj bẹ́ẹ̀ lẹ́ ń bá sì hádi ìrìn òru mẹ́rin ọ̀sán rẹ̀ pẹ̀lú àjò tí ń ṣe balagọlẹ̀ manzil eléyìn ni ó délé ṣáájú àwọn èèyàn yòókù tí ó máa sinmi tọ́kàn rẹ̀ ọbalẹ̀ inna sil'atallahi aljannatu

ọ ń lọ pẹ̀lú pé ohun kọ́ la fi sọ̀rí ìkútúbà a wà kílíà nǹkan díẹ̀ ń bẹ láàrin ìṣẹ́jú díẹ̀ wípé man kana ma'ahu malun haramun ba'da tauba ẹn tó wà rọ́mù bá ń bẹ lọ́wọ́ rẹ̀ ó sì ti túbá lórí ojú ọ̀nà tó gbà kó owó àrámù yẹn bó ní ó sì sówó ọwọ́ rẹ̀ ó dìbì kankan fún ìlú olólórí àwọn tí ń kóyàn lọ Mẹ́kà o olórí àwọn tí wọ́n ń kọ́ iléèwé tìjọba káàkì o ni olórí yunifásitì kan o ni olórí iṣẹ́ kan o wọ́n ti ẹ̀kọ́ ogbó ọkọ̀ tèntọ́jẹ́ ìjọba sábẹ̀ no òun ni ń pín àwọn ilẹ̀ ìjọba ọwá ti wá kó Ọ sá lọ kí jí mọ̀ bí kan àbáfà kan ní sí wáàsì lọ́rọ̀ taubá ìrọ́lọ́m bàbà ọba ní ohun sí ma ohun sí ní ìjálì má ẹ̀ tí ìkú orí oyè náà kí ń dàjọ́ rẹ̀ èèyàn ọbẹ́lò ìyún jẹ́ ti ìlú

so 20,000 tẹ́ sílẹ̀ kẹ́ tẹ́ bá lè tẹ́ ìwà 30,000 ìkọjọ́ 50,000 naira o kọ̀ yọ wọ lísì àwọn tí a sàánú lọ sẹ́ì a padà sàánú yí ọgbọ̀ tó lè mọ́jọ sẹ́ì ah 20,000 kẹ́ ti wà mẹ́tẹ̀lẹ̀ orísẹ́ndì 30,000 mi wọ́n ní òkè registration àti fọ́ọ̀mù ọ wá kú owó pé ẹ̀yin náà kún sẹ́ì lọ ká tó lè kún ẹ̀yin náà lọ 100,000 orísẹ́ndì yìí náà ọjọ́ 150,000 lẹ́yìn ìgbà náà kò rí nǹkan kan mọ́ gbogbo àwọn ọ̀nà yìí àbí ọ̀nà rìbá kò yẹ́yẹ̀ tẹ́lẹ̀ oyè àbúyẹ náà tẹ́lẹ̀ à ń bọ̀ níbi àwọn àdájọ́ yìí jẹmẹ́rà orí kútùbàláwà kì tó ṣe ilé kéwú a máa sọ lórí gbogbo ẹnìkẹni ẹ máa wú ẹ̀mà nínú ẹ̀sìn wa tó bá ní àjọṣe pẹ̀lú owó gbogbogbò tó jí owó òlù yóò dá owó yẹn padà sí jíà tí ń rí sí ètò owó òlù ó owó yìí lódìdí ó sì gbé lọ sí jíà wọ́n ní jíà tí ń tí rí sówólù wọ́n ní efcc ní fine ó gbé lọ fún wọn tí èyàn bá wá wà ń rù tó jẹ́ pé efcc ti ti wọ́n tí ó ní ń bẹ̀ ọkàn ti ẹ̀gùn ọba síyàn ń kọ́ ń bò ní ó gbé lọ hmm. lọ gbé fún jíà tí ń mójú tó ọ̀rọ̀ owó òlù wọ́n dá padà sínú àpò owó òlù tó bá jẹ́ pé àwọn tó fẹ́ lọ gbé fún ọkàn ti ẹ̀ náà balẹ̀ pẹ̀lú wọn ojú kanù ọkàn rẹ̀ ti ẹ̀ balẹ̀ pé ìjọba lọ́sàdéhùn rẹ̀ pẹ́ ń balẹ̀ dá dúkìá ìjọba padà dúkìá lù padà àwọn ní fi nǹkankan ṣùgbọ́n òun gangan fún rẹ̀ kana wípé

in tí ó sì ní pé yóò dáwó ń padà sọ́dọ̀ ara rẹ̀ tó bá pọ̀ débi pé kò ní rọ̀ lọ́rùn láti tètè fi sí àwọn nǹkan tí àwọn mímọ̀ ń sálàyé pẹ̀lú ẹ̀rí tí ń rí tí ó bá ní rọ̀rùn láti ṣe bẹ́ẹ̀ kọ́ wáwọn èèyàn kúnra ṣùgbọ́n kèèsí kọ́ máa sọ fún gbèrò wúbà ìmú o lè wé èèyàn márùn kan ẹ̀yìn mo fẹ́ kẹ wà ní section àwọn tí wọ́n tí òwò fẹ́yàwó tí ẹ̀sì sí láti yọfẹ́ yọ́ mọ̀ tí ó ah, tí wọ́n ni àyàn bá gbalé gbangangà náà fáwọn ẹ̀lẹ́ ìṣẹ́ tàbá fún 5 million ó sì wà ókè ọ̀dá o ń fẹ́ fẹ́yàwó fún èèyàn 10,000 owó tó lò náà ah, owó ọ̀pọ̀ eh, ọ̀nà náà ni ó ṣe kọ́lọ̀lọ́run sásánú ó fi ẹ̀ràn lùlọ yóò tún bá sọ́dọ̀ ìjọba sáàbì kan òun fẹ́ ṣe public toilet sí gbogbo state kọ̀ọ̀kan kọ́ jẹ́ 2020 irú rẹ̀ yóò sádá owó yẹn padà fúnlù ní ọ̀nà ojú àánú ẹwu ẹ̀sìn wa ẹ̀sìn wọn sọ pé tọ́ọ̀bá ti ṣe táwọ́bà ṣe bọ́nà lọ ṣe táwọ́bà fún ó sì mọ̀ pọ́ wọn forí jọ gbogbo tó jú ẹba ti kàkọ́ kàn náà ni rọ́ kò sínú Islam òdìní ẹlẹ́ẹ̀kejì owó yìí àárín àtẹ̀yàn méjì lọ wà èèbò olọ́gbá aláwọ̀dùdù ẹgbẹ́ náà lọ́gbá Yorùbá lọ́gbá Haúsá lọ́gbá Yíbò lọ́gbá kọ̀wà mọ́ntọ̀ ma yóò lọ ọ́fíìsì sàárà bí ìtàkọ́kọ́ ó ti ẹ̀ mọ́ntọ̀ ọ̀rọ̀ bá pé méjì àwọn apá kan ní kọ́ dá padà àwọn mímá àwọn apá kan ní kìí ṣe dandan kó wọ́n tọ̀ lọ mọ́ nígbà tó ti ṣe táúbà owó ní kó gbé sí ojú ọ̀nà oore fẹ́ni ọ̀run tó ń tó ìbá wá ṣe mùsùlùmí ńkọ́ tó bá jẹ́ mùsùlùmí èyí tó bá ṣe yọ ọba tí è bá ṣe kí ni ó ṣe bẹ́ẹ̀ náà náà ni ó sì náà sójú ọ̀nà oore ọba dẹ́dà ó ti lóhun ní ibò ẹ̀nẹ́kẹ́ sí gbogbo tí ẹ̀rí ó ṣe ń dáadáa ọba dẹ́dà ó pè fún padà àtúwàmbọ̀ èèyàn wá gbọ́wó níbi cbex ó gbọ́wó níbi gbá níbi àwópàṣásùn ti àwọn mímọ̀ ní kówé ìtọ́pọ̀ jù 10 million ní bẹ̀lọ́wọ̀ rẹ̀ owó tèmi lọ́pọ̀ jù ń pílẹ̀ o yọ 6 million owó kìní ọ̀pọ̀ tó wó mi kó 4 million lọ fi ṣe sàárà sójú ọ̀nà ọlọ́run kò tí ẹ̀wà mẹ́ntọ́pọ̀ jù kò mẹ́ntọ́pọ̀ jù kò mú bí 7 million kó mú 3 million apákàfà ní tó bá wá jẹ́ wípé méjèèjì ní àlọ̀dárù ma lójú kò lè sọ pé òun lọ́pọ̀jù àbòwó ilé ọ̀dà méjì kó mú dákan kó fi dákejì náà sí kílùkọ rẹ̀ fine ẹni tó wá jẹ́ wípé gbogbo ń taa kàrẹ́ ní belọ́rùn rẹ̀ cbex belọ́rùn rẹ̀ lápò belọ́rùn rẹ̀ igbá ó sì sí táóbà tòótọ́ sọ́dọ̀ bá dídà pé à ní ìmọ̀tẹ́lẹ̀ ní ìníṣẹ́ bẹ́ẹ̀ mọ́ ọlọ́bùrú jimi ó ìwà kú lọ́wọ́ rẹ̀ bí síbẹ̀x sí lọ́wọ́ kan owó ìkú lọ́wọ́ rẹ̀ kí ni ó sì yóò kò gbówó lódìdí yóò lọ tàbí ìsànú àwọn aláìníkan o lè lọ́rú prison ẹni wọ́n ni tó bá rí 250,000 wọ́n dálẹ̀ ní tó sì tó sí ọtí ẹ̀pàrọ mẹ́ni kí ní kà ní kò bọ̀sá sún yóò sàmà sí gbogbo àwọn ibi ta wá ń bọ̀ gangan ta ti fẹ́ mọ pàtàkì ẹ̀sìn wa o ní pé ẹni ta wá ń ṣe wá fún yìí òun gan bó ṣe ṣe táwọ́ bàtà ó sí bẹ́ẹ̀ ni nǹkan iná lò kú lọ́wọ́ rẹ̀ ibi àmbọ̀ ti dé bá a ṣe wí ẹlòmí withdraw tán ń dàárò pé tí kọ́kọ́ náwó ìná tó bá kú díẹ̀ kí tó padà kó mẹ́bẹ̀ kó náà tó mẹ́dà àwọn mímà wọ́n ní tó bá jẹ́ wípé ó níṣẹ́ lọ iṣẹ́ kíni ìmá ahùn aṣọ iṣẹ́ kíni in ṣe kúlíkúlí yóò wà jókòó ní lẹ́vù lẹ́vù mi ìyàwó kan ọmọ mẹ́ta àtèmi máa mi náà wà àtàbúrú méjì tẹ́ǹjẹ pẹ̀lú mi táàbà ní wojú olójú yóò tẹ́lò tí ó jẹ kápítà mi tí ń fi bẹ̀rẹ̀ kúlíkúlí padà yóò wà múnú owó yóò dà ìyókù sójú ọ̀nà ìwojú rẹ̀ ọlọ́run elé ò ti ẹ̀nìṣẹ́ lọ tọ́jẹ́ sí ọwọ́ owó náà ló náà ṣe yóò jókòó pẹ̀lú mẹ́jẹ̀mú kójó ló sì lásọ kọ̀lọ́ mi yá jókòó ah, pẹ̀lú jùlọ sí kápé bí sẹ́ẹ̀sì báyìí ló ń fẹ́ wọ̀sásùn yóò yóò dédé tí ma ṣe bísínẹ́sì gbogbo ta ń sọ ìkò ní sáàfà kankan bẹ̀ táwọ́bà yẹn lọ́lọ́wọ́ ma fi darí ẹ táwọ́bà ń tọ́bá jóòtọ́ hmm. gbogbo ọ̀rọ̀ ilé ìsọ̀rọ̀ àwàdà ọ̀rọ̀ alìkìyàmà million bẹ̀lọ́wọ́ rẹ̀ ọ̀pá jílẹ̀ ìdíyà gan wí gan sọ́ọ̀lá kí n wo tó le ọwá yọ 49.5 ó mú àfẹ́ mílíọ̀n pé kọ́s gbogbo àwọn bísínẹ̀sì ọ̀nà kí wọ́n mọ́tò padà di ẹdùn arílẹ̀ bẹ́ẹ̀ pé bí táwọ́ bà rẹ̀ sí rílà nílà tọ́lọ́nà kò sí bẹ́ ẹ̀ntà ń sọ kọgbọ́dọ̀ mú kọjá ń tí bùkátà rẹ̀ gbogbo ẹn tó wé ìkúlọ̀wọ́ rẹ̀ tẹ́ ó ti dolo

irú kí eléyìn kò yí áwó ọ̀dá káwà sòrò nǹkan mẹ́ta ń bẹ tó ń sí ọlọ́n máa sọ wípé in tí ìrìnbá ti ṣe sáájú wọn ọlọ́n ti sọ gbogbo ẹ̀dí dáadáa padà àkọ́kọ́ alìsìláàm yẹjúbù ma qablahu jahada fi sahih ìsìláàmù tẹ́ ń yẹn ẹ ń bá ti gbà gbogbo tó ti dọ̀tí ní òsẹ̀mí rẹ̀ ọlọ́run ó sì sọ di mímọ́ padà ṣe wọ́n mọ̀ pẹ́ntọ́ gbàsìlámù ọgbàsìlámù lónìí in kó ìyàwó mẹ́ta àbọ̀ àtọmọ méjìlá automatically a mọ́ ń sì dọmọ ọkọ padà ọmọ àlè mẹ́tẹ́rẹ o lọ́nà tẹ̀gbà síra wọn kan fúnra wọn lórí ṣe gangan ni ẹmọ́ wọ́n túnmọ̀ yẹ jíbù mà kọ́bláwù ìsìláàmù ọlọ́mọ sínú a ń pọ̀ ògógóró ni alágbà àwọn alábùrọ̀ yẹn ó ní owó ń bẹ̀ ó ní ọkọ̀ 1 million láti bẹ̀ ọgbà ìsìlámù ní àpò oléṣẹ́ ìmọ́ olóòwòsẹ́ mọ́ olóòlàwọn ọkọ̀ rẹ̀ ti 50 100 islamu. ọlọ́run ti yí padà sí dáadáa fún tọ́ bí òun alẹ́ tí ń bẹnu islamu tẹ̀lẹ̀ tó ń wá ń ṣe tó kù díẹ̀ káàtò òun sì ń kírun fọ́lọ́ ohun ọ̀dá bí ti kèfèrí tí islamu ha gbogbo tí ń ṣe yìí anábì wá ní táọ́bà ha wọ́n wà sọ́ ọ̀fẹ́ báyìí ìsì ní ṣe bẹ́ẹ̀mà òun náà máa pa ń islamu parẹ́ islam wá pa nǹkan rẹ̀ láàrin tó ya gìrán bóò ni tàbí ó sì wá fọ musulmi tí ah, ọ̀rọ̀ yóò clear musulmi sẹ́ gbogbo bá ṣe ìrìsí bẹ́ẹ̀sì akúkún wá mẹ́sàlásí àtúgbàwẹ̀ kọ́nà ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ náà ni ó ti ṣe tó sí wẹ́ àwọn sáàdẹ̀ kọ̀pọ̀lọ̀ mẹ́ta kọ̀bàjá sọ́gbò gbogbo tí ń se yìí tí ń ṣe yìí inú ìsìláàmù náà ní tí ń ṣe anábí wọ́n ní tó bá ti gbogbo tó ti wà síwájú rẹ̀ tó bẹ̀ẹ̀ máa mú ìsìláàmù padúrú rẹ̀ rẹ̀ náà mímbà pẹ̀lú gbogbo mẹ́jẹ̀mú rẹ̀ pèsà rẹ̀ kọ̀pọ̀lá sí mẹ́mà ọ̀kadà máa ṣùkúsọ̀rọ̀ ọba dẹ́dà òní ó sì dà níyẹ̀ pé gbogbo tó bá kù ní sẹ̀mí ohun bí kì ní ìbá tó gbásọ mẹ́wọ̀ kú ní bó mẹ́mà ah, ẹbí wọ́n bá tó yá wọ́n tó ṣe wá sí náà ni wọ́n bá no problem kì í sí irú àwọn ìdàbáhùn ọwà dúró dédé fọ̀bà dẹ́dà àjẹ́ wípé òun náà ó kú oríire ìyẹn lọ wá bá kí pé tó bá jẹ́ olòsì kó mú tí ó ma fi sẹ̀sẹ̀ mí lọ kọ́dá yòókù sójú ọ̀nà òsìsàrá sọ́dọ̀ lọ tó bá jẹ́ pé táúbà yẹ bá sí kí ni o ọba pẹ́ọ̀ ṣùgbọ́n bàtà ọ̀rọ̀ jẹjọ a in tó sì bá bá sí ń bárọ̀ a gbọdọ̀ mọ́ sẹ̀rí padà láti wá kílíà alamari àwọn bí ọba dẹ́dà kọjọ́ kọdákùn kọ́rọ̀ zákọ̀ wà ní àtàúbátà annasúhà jẹ́mẹ́ lọ lọ́wọ́ ìrònú pìwàdà sọ́dọ̀ ọba dẹ́dà ní ti tòótọ́ iṣẹ́ tí ń ṣe lára ẹni tọ́lọ ń bá fi ṣe kò ń gẹ́ rẹ̀ àánú ọlọ́run haran ni àánú ọba dẹ́dà subhanahu wa ta'ala ni nítorí pé ọba dẹ́dà sọ wípé fa'ula'ika yubaddilu Allahu sayyi'atihim hasanat gbogbo tí wọ́n ti tọ́bà tó tọ́ yìí gbogbo bá burú wọ́n ṣe rí change sí

ọlọ́mọdé yọta sí agẹrẹ kíyàn mọ́ lórí burúkú o nítorí pé ní wọ́ta ń ṣe àdíọ́kàn wa ni pé kààrà foríjì ọlọ́lọ́ sọ́bẹ̀ isi gbọdọ̀ wà lẹ́mẹ̀ẹ́wà kò sì ní rí kí ọlọ́n gbogbo torí ọdá fún nínú sẹ̀mí àti rúwà torí ó ní ọlọ́n ti sánlẹ̀sẹ̀ kò tó النبي صلى الله عليه وسلم كما جاء صحيح من حديث ابي هريره وقوا الصحابه ليه wọ́n lọ wọ́n lọ wọ́n lọ bí sàárì màmá rẹ̀ nígbàtí àdébẹ̀ àbídò gbárí kú wọn púpọ̀ pẹ́ ọkàbù ẹ̀kọ́ ni fa abúkar rijala haula gbogbo ọ̀tẹ́ ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ ànìbí na bá ń sọpọ̀ ànìbí kìló dé ó ń sọ́lọ́ ni ó ti tó jọ mẹ́ta tí mo ti ń gbáyọ̀ndà lọ́dọ̀ ọlọ́run kó jẹ́ ń wá bẹ sàárè ìyá mi wò ọlọ́run yọ̀ndà ose se wà yọ̀nda fún mi mú kọ́ iná lẹ́yìn ibẹ̀láwá dé ìjẹ́ ọmọ sí ìyàwó mú mi mo wá ń bẹ̀ pé kọjọ́ kó jẹ́ ń tọrọ àforíjì fún yà mi ọlọ́lọ́run ọba mo ni gbogbo bí n bá gbàgbọ́ ọ̀tí ẹ̀mẹ́gbà mo fẹ́ òbó ṣe

láyé tẹ́yìn ó fi máa sọ pé àà ah! so olóhun tó lọ bá ti change ẹ̀ èyí ó padà tó kábà máa ah! àà kí mẹ́tí ìtùwà ní sí ló pé tẹ́yìn ò sì mọ̀ bóyóhun ní ìdírò lẹ́jọ́ náà ọ̀kan ọmọ ya wọ́n ni kó síjú ní wa àfáà ní kí wá ní ah, ṣe kàn lọ síjú òun ah, àfáà ní ilè sọ́bẹ̀ ẹnu mi ọgbà ṣùgbọ́n lọ pọ̀ ládùá kọ bà dẹ́dà kó fọ́ láti yọrí kó sì rú ẹ̀mí àwọn tí ń dá ọ̀lá mi tí ẹ pé orí pé àwa mùsùlùmí ìdáàtí náà láti mi obìnrin sí kó lọ́dọ̀ àfáà wà láì kó lú ọ̀sẹ̀ kan lórí ọlọ́ lẹ́yìn rẹ̀ kọ́ jẹ́ pé dáfà sọ fún ni pé ah lọ́wọ́ síjú kí ni wà lámbẹ̀lẹ́ yóò bí ó sì dàbà máa láìlẹ́ inú kò sẹ́n tó mọ́gbà tó hókù mẹ́wò ẹwà bọ́lọ̀ ń tẹ́ ìkẹ̀ ilẹ̀ fún ató in tó lọ kí ló sì jì orí bẹ́ àánú tó lóun fi bá wà lò náà ni torí tó bá jẹ́ wípé téèyàn bá ṣe táwó bà tán gbogbo téèyàn torí ẹ̀ ṣe táwó bà wọn èèyàn ìbá àmà kú lọ báyìí kò lẹ́tọ̀ọ́ kó mú kankan bẹ̀ àà ẹn tí ó sì min rabbi fantaha falahu ma salaf gbogbo ẹn tí sì fi ọlọ́run bá dọ́dọ̀ rẹ̀ tó wá jáwọ́ jásẹ̀ tó túbá tó fọpá fọsẹ̀ rẹ̀ kú ò ní bí wọ́nàwọ́nà yìí ọba dẹ́dà ní ohun wọ́n gbàbọ̀ rẹ̀ ohun sì foríjì wọ́n mẹ́nà àdì tí nǹkan ìbá tó gbásọ yóò tún jẹ́ kejì máa جماعة الحذار الحذار والحذار الحذار كسرة كسجọ́ kágbà wípé àwakọ́ la dára wa àwakọ́ la sí kọ̀ntró sẹ̀mí wa aláàlàwòlè kọlùkù wà láàmùrù bọ́rọ̀ sí wínú bọ́bá ti gbáyà ní àti sinmi ọba ìlú ń dẹ́dà o náà ni ọ pẹ̀dá ńlá sẹ́ntówù káfíntà kákù títán ó sì borí ẹ̀yìn fi ń tíṣẹ̀ aládùgbò wa yarí wọn lọ mọ́lọ́pà ó ní ẹsẹ̀ máa fàkò tí wọ́n máa fàkò tí jòkó ni elé láti àti rí bí ó sì pẹ̀lú lórí àkòtínú ọlọ́pàá náà ni ẹ máa jẹ ni pé orí wọn dàrú ẹ̀yìn náà ni ká bèèrè pé kí ló tẹ́yìn náà ọ̀rọ̀báwó káwà tó sọ ẹn tó ní alánìtán aláàlàwò lẹ́kọlùkú wọ̀l'amùrù ìrẹ́n ẹn bá ń wojú rẹ̀ ọba dẹ́dà ààyè náà lù sílẹ̀ yóò in bẹ̀nù àtàjọ sí ìtìkáfù tààjọ jókù mọ́sálásí mẹ́bà yóò tí a ti bọ́dọ̀ lọ́n ẹn tọ́ máyàn máyàn ẹn tí ọ o àwọn tí ó sùkún lọ́sàn tí wò ìsúnìsìn ọlọ́mọ́wọ̀n àwọn ti rọ̀lẹ́ àwọn talẹ́ àwọn tòru àwọn ti dájí bí ó sì máa lọ́nà nù ńgbọ̀ bá kan ti bí tẹ́yìn ó ti gbọ́gbé èyí tí wọ́n bàbá ń sún bẹ̀ èyí tí ó bá ti kan tẹ̀ èèyàn náà wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ṣe bá wà so iran ó ń kalùkú yóò sọ̀rà rẹ̀ yóò sì máa wò wípé tẹ̀sùwífù ilẹ̀ kọ̀kan ni ṣẹ̀ìtọ́ máa sí fẹ́ tó bá fẹ́ bá ti ẹ̀jẹ̀ tẹ̀sùwífù náà ni pé àìtètè kúrò náà wa kò síkú lójú mi báyìí egun bẹ àti pé ọlọ́run náà yóò sí mọ́sánmà ọdá mi lójú pé èyí sàtùbá kẹ́ jẹ́mẹ́ẹ̀dẹ́ asọ́ra o eléyìí o ni ọ̀rọ̀ àwọn onímímà tó jẹ́ nàtíjà tó jẹ́

اللهم فقهنا في الدين الحمد لله الحمد لله رب العالمين وصلاة الله وسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آل وصحبه أجمعين أما بعد فيا عباد الله أوسك ونفسي بتقوى الله قال الله سبحانه وتسامع يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شون عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن هذا النبي الذي بعثه الرحمن إلينا لنبي كريم عزيز عليه ما شق علينا وحريص علينا بكل خير وكان بنا رؤوفا رحيما صلوات ربي وسلم عليه لذلك بلغ الرسالة حتى تركنا على محجة بيضاء نقية ليلها كنهارها لا يزيق عنها بعد هذا النبي إلا هالك والعياذ بالله من الحلاك أمة الإسلام واعلموا أن هذا النبي قد ثبت عنه من حديث أبي رجعة رضي الله عنه والحديث مخرج في السنن بإسناد حسن أن رسول الله صلى الله عليه وسلم قال من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله لجنة أمتنا فهذا مثل ضربه لنا رسول الله صلى الله عليه وسلم في المسارعة والمسابقة والمبادرة إلى الخيرات فمن أراد أن يسل المنزل بسرعة فليدلج والإدلاج هو السير أول الليل أو السير آخر الليل أو السير الليل كله هكذا تطلق العرب في لغتهم وفي هذا التشمير فمن شمر على ساعديه فإنه يبادر ويسابق غيره إلى الخيرات من خاف أدلج ومن أدلج بلغ المنزل ألا إن سلعة الله غالية ألا إن سلعة الله الجنة أمة الإسلام دعانا ربنا سبحانه وتعالى إلى التوبة النسوح في القرآن الكريم ووعد بعد هذه التوبة بأنه سيبدل جميع سيئاتنا حسنات وهو رؤوف رحيم كيف لا وقد كتب ربكم سبحانه وتعالى على نفسه الرحمة كتب ربكم على نفسه الرحمة كيف لا وهو القائل ورحمتي وسأت كل شيء سبحانه وتسامى أمة الإسلام فكل من جاء ميضة من ربه فانتهى من الحرام فانتهى مما يبغض الله سبحانه وتعالى من السيئات والذنوب والمعاصي فإن الله قد بسط يده بالليل ليحوب مسيء النهار كذلك بسط يده بالنهار ليتوب مسيء الليل هكذا كان يعاملنا بالرحمة ويعاملنا بلطفه وهو لطيف بعباده وهو لطيف بعباده سبحانه وتسامى أمة الإسلام فمن تاب من معصية وقد اكتسب مالا من, من, من المعصية وبقي معه مال حرام كيف يتخلص من هذا المال هذا الذي تدور عليه هذه الخطبة أمة الإسلام ولكن قبل ذا واعلموا أنه ثبت عن نبينا أن الإسلام يجب ما قبله والتوبة تجب ما قبله والهجرة تجب ما قبلها بارك الله لي ولكم في القرآن والسنة ورفع الله وإياكم بما فيما من الذكر الأكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وكفى وصلاة الله وسلام على عباد الله اصطفى عباد الله اتقوا ربكم في السر والألن قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وكونوا مع الصادقين أمة الإسلام فمن اكتسب مالا حراما من أموال الدولة فعليه أن يرد هذه الأموال بعد التوبة إلى الجهة التي توصلها إلى بيت مال الدولة وإن كان يخاف على نفسه خطرا فهو يتولى التصدق بهذه الأموال في وجوه الخيرات في بناء المدارس في بناء البيوت لأبناء السبيل وإلى غير ذلك وكذلك من أخذ مال غيره عن طريق محرم فعليه أن يرد لصاحب المال ماله بعد التوبة فإن جيل منه فليتصدق بهذا المال وكذلك من اكتسب مالا حراما من الربا أو من الخمر أو من شيء آخر مما نهى الله وحرم وعلينا فإنه عليه أن يتخلص من هذا المال بالتصدق به فإن كان محتاجا فليأخذ قدر حاجته من هذا المال وقدر حاجة أهله إذا كان فيهم هذا الوصف وهو الفقر لأنه إن جاز له أن يتصدق به على فقير بعيد فكيف به وهو الذي تاب توبة نسوحة ورجى عن هذه المعصية فلو أن يأخذ قدر حاجته من هذا المال لما سأل رسول الله صلى الله عليه وسلم أن الإسلام يجب ما قبله كذلك التوبة تجب ما قبلها أمة الإسلام فانظروا كيف يعاملنا ربنا سبحانه وتعالى باللطف وبالرحمة وقد قال سبحانه وتسامى وما جعل عليكم في الدين من حرج فتى لنا باب التوبة من غير تنفير ولا بحمل ثقيل على أعناقنا بل وآملنا برحمته سبحانه وتسامى ونسأل الله تعالى أن يعيننا على التوبة النسو ولكن فمن جاء موعظة من ربي فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فينتقم الله منه هكذا صرح الله سبحانه وتعالى لكل من جاءه موعظة من ربه ولم ينتهي فإن الله سبحانه وتعالى يعذبه بعذاب يعذبه بعمل سي الأول وبالثاني لذلك سعى عن رسول الله صلى الله عليه وسلم لما سئل أما قد عمل سيئة قبل دخول الإسلام كيف فقال صلى الله عليه وسلم من أسلم وحسن إسلامه فإن الله سبحانه وتعالى يغفر له ما قبل هذا الإسلام أما من رجع وعمل سيئة في هذا الإسلام فربنا سبحانه وتسامى يأخذه بعذاب الأول بالثاني تشديدا وتهديدا لكل من ارتكب هذه المعصية متعمدا مرة أخرى أو حينا بعد حين أو فيئة بين فيئة أمة الإسلام واعلموا أن الله سبحانه وتعالى أراد بنا الخير أراد بنا الخير فاخذ رخصة ربكم وارجوا إليه وتوبوا إليه توبة نسوها اللهم ربنا وفقنا بتوبة النصوح اللهم ربنا وفقنا بتوبة النصوح فمن وفقت بتوبة النصوح فقد نجا وفاز ومن زوزي عن النار وأدخل لجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور ونسألك سبحانك أن تجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز لسوى المسلمين اللهم ربنا عز لسوى المسلمين ودمر عداك أعداء الدين اللهم ربنا دمر عداك أعداء الدين اللهم ربنا من أراد بنا وبديننا وبسنة نبيك وبكتابك بسوء اللهم ربنا اعرضه للفتن واجعل كيله في ناحره واجعل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا انتقم لعبادك المستضعفين من المؤمنين والمؤمنين في كل مكان وانصر المجاب في سبيلك حقا في سائر الأوطان اللهم ربنا آمنا في أوطاننا اللهم ربنا آمنا في أوطاننا اللهم ربنا ارزقنا توبة نصوحة اللهم ربنا ارزقنا توبة نصوحة قبل الممات يا أرحم الراحمين اللهم بدل سيئاتنا حسنات اللهم بدل سيئاتنا حسنات اللهم بدل سيئاتنا حسنات يا أرحم الراحمين ويا أجود الأجودين فإنك غفور رحيم أمتنا واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسه وفنا بملائكته وثلث بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المسدوب القائل من قدس الثابتة من نسي الصلاة علي خطي طريق لجنة اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا صحيح. أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله Thank you. استووا واعتدلوا استووا واعتدلوا الله أكبر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 وقل للمؤمنات يقبضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو آباء بعولتهن أو أغنائهم أو أغنائهم أو أغناء بعولتهم أو إخوانهم أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أو ما ملكت أيمانهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين أو التابعين غير أولي الإذبة من الرجال أو الطفل الذين لم يظهروا أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا وإذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى يستأذنوه إن الذين يستأذنون يستأذنونك أولئك يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يؤجرون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله